ọ̀rọ̀ ìlú wà lápọ̀ bá fọwọ́ rẹ̀ nìkan ẹjọ́ tàbí ìfà tó yóò na olùwà lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ìsí ìfẹ́ ìjọ máa ń yé èèyàn tọ́lọ̀ wò ní tọ́ àmì ìfún náà àìfẹ́ orí ti èèyàn tó sì jẹ́mẹ́ ìfọ́nà ọmọ gbogbo ń mọ́tò orí ẹ̀ tí nǹkan tí àwọn àpá àti àrẹ́lú ní jọ tí nǹkan yẹ bí lọ sí lọ kéèkì tó kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ́kì jẹ́mẹ̀ àti tó wọ́n mọ̀ ní òmìnira àwọn àwọn àwọn àwọn àwọn àti àwọn ẹ̀nà mọ́tò ọ̀rọ̀ àwọn àfẹ́ ó sọ ọ́ ní tí ẹ bá ti kó sínú tòlẹ́jà wà á rẹ̀ àwọn ọmọdé kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ fàlà yà kò dáná ní báṣá yìí sí ẹ̀rí báṣá ọ̀ òun láwọn ara a bá yọ bá kò ló jámù báṣáwù báṣáwù àwọn arọ́kọ̀ọ́ wọ́n wá ibẹ̀ lọ́rẹ̀ yọ ọmọ adáyé wọn wọ́n wá ń gbẹ̀rọ àti àkọ́kọ̀ọ́ ní báṣáwù tí a bá wá pọ̀ sí ẹjẹ́ wọ́n bí yọ báṣáwù ni ó pẹ̀ wọ́n ṣùgbọ́n tí a bá jẹ́ méjì ó pẹ̀ ní bàṣàwọ́ ni a lè gbèrè wọn síkúlà rẹ̀ èyí ti jẹ́ kúkúrà ó tún wá ní méjì lọ́tọ́ Ànábì ní ẹ̀ gbogbo mú nana nínú ara àríjáwá Umu Salama sọ̀fẹ́. Ìmọ́mù Mùsùlùmí lọ́kọ̀ wá ní fọ́ọ̀dà àìmọ́ Mùsùlùmí bí àwọn àríyà àwọn ọkọ̀ wáyé mọ́ ọ̀pọ̀lọ́ wà ní ìwá. Àdírísù kejì tí ń jọ jẹ́ wípé sẹ́rí ìwà jẹ́ orílẹ̀ àti ìwúmi lùmìnì, a ń ṣe pàtàkì àwọn ọ̀gá ara àwọn ọ̀gá nígbà tí a bá ní àbá àti ṣe ń sọ lẹ́tà ìkọ́kọ́ pẹ̀lú àríyá kọ́kọ́ nǹkan yára yẹ̀wọ́ ṣẹlẹ̀ kọ̀lá ilẹ̀ àwọn ọ̀rọ̀ náà tí wọ́n ti pàtàkì lọ́wọ́ wá ẹ̀mọ́ bá wọ́n ti ṣe máa ń kó ẹgbẹ́ wọ́n padà sọ ti ara mẹ́ta wọ́n máa kọ̀ náà wáyé ọ̀nà àkọlẹ̀ ẹ̀yìn òun òkun kọ́mọ wá sí máa láti ní òun láti sọ di ẹ̀gbà ọrùn fẹ́ra kí ti fún ẹ̀ka ìyẹn fẹ́rẹ̀ bí ìhàbẹ́ kọ́nà tí a bá sọ sí àwọn àwọn ọmọ èmi yìí mo máa mọ máa ń lọ okùn ẹran ilé yàtọ̀ tòyẹ́ pàtó bí àbí ọ̀wà pẹ́lẹ́ sí ọ̀rọ̀ ẹ̀kì náà wọ́n wà láàrín ìyẹn kò lè wọ̀ fáwọn náà nínú ọjọ́ wọn ni yóò tó lè lọ fún àkọ́kọ́ hadithu yàwá iṣẹ́ asìlù níbi ọ̀rọ̀ yìí gbogbo wá sí wá sọ̀rọ̀ apẹ́tẹ̀ náà wà wà ní ẹ ni níwọ̀n ni wà wọ̀n náà bá wà kan ní àpẹẹrẹ ìlú wọn ní lọ́dọ̀ sí àwọn ẹgbẹ́ àkà ọkẹ́ ìlú ti bẹ́ ṣùgbọ́n kí wọn náà ṣe ní pọ̀ lé tó sì gúúdù ọ̀rà tó mọ̀ ṣẹ̀ tó ní pọ̀ pẹ̀lọ́ ṣùgbọ́n ọ̀dà ṣùgbọ́n ọ̀dà ẹni àpá àtẹ̀lẹ́ ẹ̀kọ́ àti kí ni ìgbà ti bẹ́ẹ̀ kí ni apá kan ní kálíbà àjọ alàgbà ó sì àwọn tí wọ́n bẹ́ mọ́ta kálíbà àjọ nípa pé àwọn náà kò lè ní ọba wọ́n kí ló ṣe bí wọ́n lọ yẹ kọ́lọ̀ wá ń di yínà kí a má lè súnmọ́ bẹ̀rẹ̀ yìí àwọn akọ́kọ̀ lè súnmọ́ bẹ̀rẹ̀ máa jẹ́ sí ájúlọ̀ ẹ̀yìn sí lè súnmọ́ bẹ̀rẹ̀ kí wọ́n wá bí i lọ́wọ́ jẹ́ lẹ́yìn kan ṣe ẹ̀gbẹ́ rẹ̀ láàṣọ àti mẹ́bìí wọn kò lè jẹ́ ọ̀dà ọ̀rọ̀ míì wípé ẹran tá a fẹ́ kọ́lọ̀ yìí ànábì ti ní wípé kápẹ́kù ogé lọ ní kìnnìkan kó kàmọ́ lórí ẹ̀kọ́ ọmọdé pé sàrẹ̀ kó pé bó ti ká ní tí bẹ́ẹ̀ wà sí àná kí a gbé ní ní pé pàdé àwọn ọ̀sán ọ̀tàrà báwọn ọ̀sán ọ̀rọ̀ sí ẹ̀sẹ̀ pẹ́sẹ̀ àwọn apáta ní lò lọ́dọ̀ àwọn àdéhùn ìyàwó iṣẹ́ ó ti sọ wípé àdéhùn sálámà kò bẹ́ẹ̀ ṣùgbẹ́ wá já àti òṣù ní tí dáwà lẹ́yìn jẹ̀mọ́ra tí àmì náà ní tí ìyàwó ìṣàkọ́ èwo láwọn ìwádìí méjèèjì wọ́n ní kọ́ wà ní ọlábàá tí ìlú ẹ̀rọ fọ́nàmà ti ẹ̀rọ nítorí tó bá nígbà tí ẹ̀rọ ìwọ́n ni kápọ̀ ìyọ̀dá fún ọmọ ẹ̀rọ àkọ́kọ́ ṣùgbọ́n wọ́n bá kẹ́ẹ̀dà kò wá náà jẹ́mọ́ tí ó ń bá ọmọ wá nígbà wọn ápì sọ́wọ́ agbẹ̀mọ́ ẹnìkan kọ́ máa sọ́ jẹ́ pé òkun láwọn afẹ́ àbí àwọn ẹni wá gbogbo ẹni tí bá wá kọ̀ fẹ́ràn tó wá lọ́ẹ̀sì ẹ̀sùn dáadáa wọ́n kọ́ bàjá ìgbẹ́lọ́mà ọmọ tí kí wọ́n yọ̀rọ̀ sí pọ̀ ní wọn bá kọ́ bá máa kọ́mọ̀ tó fẹ́ lọ àwọn ọmọ ẹwà máa wè lọ àdírísì ni àwọn ọmọ wáyìí àdírísì àwọn ṣàì ìmọ́mù sí náà lọ́wọ́ ìkéjì tí ìmọ́mù sí bá wà tó jẹ́ ti mú sáwọn òun ní sáwọn ọ̀bá wa ó ní mọ́mù wọ́n ní ọ̀bá wa wọ́n pàtí sàkọ́lá sí ìlú sùn nínú ìrìnlẹ̀ nínú ìmọ̀mù yàtọ̀ tó kọ́kọ́ kúrò nínú ìmá ẹ̀sìn ìmá àdíjì gan ẹni ọba jẹ́ ẹni tí èsì owó táàkàrà lọ́dọ̀ in tó bá lé fún lọ́dọ̀ ọ̀tí ẹ̀gbà táwọn èèyàn òun sọ̀rọ̀ in tá gbà ó lé ní sábà ìrẹ̀ ládàá tí ẹ̀ tọrẹ tó mú nǹkan tó lé fún wa kìí ẹgbẹ́ tí ò mú nǹkan tó lé fún wa torí ibi tó fún ìrìnàdé ó ti tẹ̀sẹ̀ lórí lọ láti lọ́wọ́ àti wọn sọ ọ̀wà àtẹ́ tó sọ wípé ẹ bá dé ìpínlẹ̀ ìpínlẹ̀ àbójúlé o àbò gẹ́rù ní ẹ̀pẹ̀rẹ́ kò ní yàmọ̀ sí àpàtàkì látùkẹ̀rù ìbàdá ìbáàdì ìdáyì ìlà ìjìrì àtàkì ẹ̀sẹ̀ táwọn èèyàn máa ń gbé ọ̀nà ọ̀rọ̀gẹ́ ṣe ọ̀fẹ́ má bàjẹ́ ẹ̀fẹ́ ọ̀rọ̀ alọ́wọ̀ tààlà jẹ̀mọ́ra ìtí wọ́n bẹ́nu náà sùn bọ́bọ́ ìpínlẹ̀ ìṣẹ́lẹ̀ ìgbà ìpínlẹ̀ ìṣẹ́lẹ̀ náà lórí kí ìwò ní bàbá náà kí ó yí tí ma ti yá ìjọba yẹ bí ìyẹn jẹ́ náà ti máa wà bí ìyẹn jẹ́ náà ti máa wà nǹkan tó ti kù sẹ́nu ló ń bọ̀ nínú ìlú tó fi ọlọ́run wà sẹ́nu tó lọ́pà gbogbo ọ̀pá tàbá ti pé ìṣẹ́rẹ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí lè yóò tó ti sẹ́lọ̀ torí gbogbo wa láti ọ̀pá wí islam ìgbàmí ìbẹ̀tọ́ ní ìtàn ìgbà ní ìyàwó iṣẹ́ àwọn láì ìyàwó akókò sáà mọ́nà bó tún ààrẹ ló ń jẹ wà wọ́n lẹ́ẹ̀kí bá bá lè fi ta òkùn iná kèé oúnjẹ ẹ̀kì tí èdè jọ ààrẹ lọ fẹ́ fún òkùn èmi àti àwọn fún òkùn náà ń jọkẹ̀ fọ́dà ààrẹ ni mo fẹ́ wẹ̀ gbogbo náà lọ wà ṣùgbọ́n mo fẹ́ fẹ́ ẹ̀kọ́ mẹ́lẹ̀ wọ́n ṣe jíjẹ ọ̀rọ̀ kèé ti tó wà àmì ìjẹ̀mẹ́ àwọn ọmọ ẹ̀kọ́ pọ̀ tẹ́lẹ̀ bí ìwọ̀n dábì jùlọ wà nípa àwọn àrísà fúlàm lọ́wọ́ dábì jùlọ máa ń bá ìdè ní súnà kó bá fún àwọn ọmọ ìwé ìwọ́n yà àkọ́kọ́ fún ìwọ̀n nẹ́bì ìmọ̀ ń dẹ́bì ṣákùn òní ríwáyà kan sọ pé kí máa ń dé èjìká àmọ́ yóò sì parí láyé àti ìgbà tọba tó rúmọ́rọ́ ó sì rúmọ́rọ́ lẹ̀ méje ó sì á sì rẹ̀ ẹ̀kẹ́ ájì àtúrọ̀ àti àti ìbáyé èyí tó sọ́jà tẹ̀ẹ̀sì àmọ́ ìrìnà àbáyé pọ̀ ìtìjọ́nà tó ní ọmọ àbáyé kèé sí àbábò kéè lẹ́sìn kọ́jà tẹ́yìn ọmọ àbáyé ọ̀là ní sọmọ ní ti àgbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ gẹ́gbẹ́ sẹ́yìn fún àwọn ọ̀rẹ́ náà ọ̀rẹ́ ọ̀rẹ́ púpọ̀ nígbà tí náà àwọn obìnrin máa kó fún ìtìlá pẹ̀lú ọ̀rọ̀ ibi ọkọ̀ bá pàdé kàkàkà gbọ́pọ̀ àwọn obìnrin bí ọ̀rọ̀ lè nígbà àpapọ̀ tó súnmọ́ bíbí ìsìnà olóòmà ti jà násù lọ́nà ẹ̀ nígbà kẹta ọ̀rọ̀ ìpọ̀ mọ́bí tó lọ wá nínú àwọn olóòmà kẹta àà òbá ìdáwì orí ẹ̀ parí ẹ̀ ìjọba pàdé ìjọba sọ̀rọ̀ ìyàwó náà mú polisi orí wà láti ọ̀lọ́bọ̀ àà wà lẹ́yìn tó wá fún ilẹ̀ àti ọ̀lọ́bọ̀ wíṣà àwọn àwọn ilé ìyàtọ̀ ìsìláàmù ẹ̀sìn ní ó kúrò wọn ní orúkọ ọkùnrin padà padà kùkú bí òkú ẹgbẹ̀rẹ̀ ìlànà nàìjíríà tàbí wà agbọ̀wọ̀ láti máa ní kápítà tó ọmọ wá lè lò kúrò wọn ní ọmọ lè lò gbogbo tó kú èmà àtàyé fún wọn wá mú nínú cbi sẹ́gbẹ̀rẹ̀ ọkọ̀ ìsìláàmù wọ́n wà lọ́yọ́ ní owó ìsìláàmù nílé wọ́dà wọ́n wá fọ́lá kí la gbọ́yẹ́ bí orígbà náà tààzíìrù tààzíìrù lórí lọ́wà bí ìrọ̀bá kọ́kọ́ bá lè ẹ̀kọ́ ẹ̀bálẹ̀ àríẹ̀ orí kọ́kọ́ tó mẹ̀rẹ̀ ẹ̀bálẹ̀ àwọn àṣìlẹ̀ jẹ̀máà àwọn àfáà wá ní gbogbo gbà wọ́n ní àti ìlú ní sálámà ní tọ́pọ̀ àwọn mẹ́tọ́ ní ẹ̀rọ mẹ́lẹ̀ ìlú máa ṣe wọ́n láàrin oṣù jẹ́ lórí ìfẹ́ olè jẹ́ bákan náà ti ìpèrè gán jíjẹ́ àwọn ọ̀sẹ̀kẹ́ sí méjì ẹ̀lú ìmọ́jẹ́ àwọn àfààní àti ìlú sálámà ó tún rí jẹ́ lórí máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti ìjẹwọ́ ìṣà ọmọ sọ pàtàkì máa ṣe gbogbo gbà jẹ́mọ́ ìfáwọn ọ̀wọ́ àwọn ọ̀nà ṣùgbọ́n tẹ́lẹ̀ bá kí ìsàlẹ́ta ìjọba lónìí

wọ́n wá ní àwọn wọn kó wọ́n ti lẹ́yà tó wáyé ó ní kò sí ọ̀pẹ̀ ẹ̀dá kò jẹ́ ẹ̀jẹ̀ jọ kí a ní ẹ̀kẹ́ sí mọ́jọ́ tó mọ́ sáfẹ́ ẹ̀dá lọ bẹ́ẹ̀ problema tí a kọ́ tó ti lọ́sẹ̀ ọ̀dá ìgbòdọ̀ tí ó mọ́ sí ẹ̀jẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ náà kò ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́jì àṣọ nígbà táwọn ọmọ àwọn ọmọ ọmọ ọmọ àgbà fún ara ọ̀sẹ̀ ń bò ká mẹ́rẹ̀ ọjà ìmọ̀